الحمد لله العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفون الله سبحانه وتعالى أترى عليكم كاتكفون نبوة محمد صلى الله عليه وآله وسلم نيانا أكا فيني بايبيري تنبيك لغوه Sheikh Badis rahimahullahu ta'ala nípa at-tariqatu Tijaniyya tí bí alákòókò tó ń jẹ́ àwọn nípa Salatul Fatih lè táwọn yamanka Allahumma salli ala Muhammad al-Fatih lima ugliq àti bẹ́ẹ̀ lọ idan lórí kata ti kàlá ní ẹni wípé tàbí gbàgbé kí wọ́n sọ wípé Qur'an wípé èyí tó Salatul Fatih ẹyọ rẹ̀ ó lọ́lá jù kíyàn ka Qur'an ní ìgbà 6,000 lọ wọ́n ní aljawabu wọ́n ní wípé al-Qur'anu kalamullah Qur'an yìí ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n sọ ní wa salatul fatih min kalamul makhluq ni ọ̀rọ̀ ìyẹn èèyàn kan Ahmed Tijani òun ló hun léyìí tí ó ti olèmẹ́tì tó 200 years léyìí tó hun kalẹ̀ báyìí Kùránì sì ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ti sọ̀kalẹ̀ láti mọ́dá 1400 years ago wọ́n láti wà ní kínánpé 1446 years báyìí tánẹ́bí ṣe hijira láti Mọ́kà lọ sí Madina rárá so Qur'an tọ́lọ̀ ti wá sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ti sọ fún Ànábì láti gbáyẹn sallallahu alaihi wa sallam so ẹnìkan wá dé ní ìsìn tí ẹkùn wá hún tí ẹ̀ ọ̀rọ̀ yẹn ni wa man i'taqada anna al-makhluqa afdal min anna kalam al-makhluq afdal min kalam al-khaliq faqad kafara ẹni tó bá wá ní ìgbàgbọ́ pé ọ̀rọ̀ yẹn yìí ó tó ń wá ohun ní ìsìn òun wá wà afdal ó lọ́lá ju kalamullahi lilmakhluqi mithla ma lillahi faqad kafara kódà ẹni tó bá fi tí ó bá fi èèyàn àbí tó jáde látara èèyàn ó wá fi sí ẹgbẹ́ ó fi kẹgbẹ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala faqad much more ẹni tó wá gbé ju orí títí Allah lọ kò wá gbé jù lọ díẹ̀ ó 6,000 nínú fọ́lù ìgbà tẹbá ti ka sọ̀látùl fàtí kan o à ó lọ́lá jù kó ka 6,000 nínú Kùránì lọ al'an èyàn tó bá ti ẹ̀fí tó bá ní tó bá ka sọ̀látùl fàtí o bí i pé ó gbéṣẹ́ gbẹ̀rẹ̀ dédé náà ni pẹ̀lú kọ́ka Kùránì ẹ̀yọ̀kan onítọ̀ ti ṣe kèfèrí how much more ẹni ẹ̀yin òfúra pé kòránì ò yáwọn yẹn ni ẹ̀yin òfúra bí lórí sọ́lá àwọn obìnrin àti pé kódẹ̀ lómi ibi tó wúrí jìnà tó ti rí ọwọ́ obi kúlú aláwọ̀kúlú àwọn ọwọ́ bẹ̀rẹ̀ nìkan ní ti kébọ̀ láti gbàtà ti ń lù wọn ní alifati àtẹníyà alifẹsọ tẹníyì alidoma tẹníwú dẹni tó mọ̀ náà àmọ́ sọ̀rọ̀ àti fatima Qur'an láyé kìnnà Qur'an àwọn yàwó lásàlátù mọ̀ sọ̀rọ̀ àti fatima àmọ́ wò lè dákúrú aláwọ̀ kàfà àwọn kún fún aláwọ̀ náà ń pè kún fún aláwọ̀ lẹ́lùmí nǹkan tẹ́lẹ̀ bá káyínà tẹ́lẹ̀ fún ọgbà sí ìtọ́lọ́nsọ kàlífà nẹ́bí nà lélẹ̀ abẹ́jú ti nímì tẹ́tún so in tó wà tó wà ń bẹ̀ ni wọ́n ti gbọ́lá fún èyí tẹ́yàn hun yìí òun làwọn yẹn wá ọjú ẹwẹ̀ tọ́bá ní afẹ́fún aládùá ọlọ́njẹ́ àti kíníkàwó àmì ọlọ́njẹ́ fàájá kan lè lómi tí èyí Qur'an tó wájọ́ rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala tó yẹ ká àtùkọ́nà láti kékeré bí kódà ọ̀nà normal day ní àwọn ọwọ́ ẹ̀yìn nígbàtí Islam tó fi ń rúl nínú àwọn sífàsì tó wà lára mùsùlùmí gbà ní pé kọmọ tó wọ bàlágà ìtì ma ha Qur'an ìtàn kọmọ tó wọ sinnul bulugh ayí kó tó wọ bí i ọwọ́ 10 11 12 years in àkọ́kọ́ ní kí wọ́n kọ́kọ́ ní ó ti kọ́kọ́ Qur'an àmọ́gbà tó dípá àwọn zanadikọ̀ àtàwọn malahida àwọn kèfèrí èyàn tí wọ́n fi ara pamọ́ sínú ẹ̀sìn islam tí wọ́n wọlé wọ́n rí pé àwọn lè ba islam yá láti lè ààrẹ láwọn gbogbogun jà wọ́n sí ń ta ẹ̀rì pẹ̀lú ń pé gbogbo àwọn because kí látún jà ológun sí máa ẹjá wọlé ká lọ tún kámbẹ̀ wọ́n sì wọlé wọ́n fi ni ìgbà tí ó padà di pé sórí ìrùn ẹ̀yìn kan ló wà fún àwa kan wà kíní jẹ ń fọ́ ní kíní kan tó bá ti ń ṣe kò nídìí kò kírun kò nídìí kí ló ń kírun sí irun sì ní oní sílà bẹ́ẹ̀nà láàbdì wà rọ́bì irun ní connection láàrin ẹrú àtọ́lọ́ rẹ̀ wọ́n ti gé wallahi mo ti káwọn yẹ̀ bẹ́ẹ̀rẹ̀ nípa àjọ èmi àwà ní ó ti ó kìíní kẹpàá ọkùnrin ẹjá lọ kírun ayẹmọ́ lọ́nkírun ayẹlẹ́yẹ lọ́nkírun ni kí ní ṣe wọ́n wọ́n á challenge ọjọ́ pẹ̀pẹ́ kí ló tẹ́yìn kí à ah, ó ní ẹ̀kọ́ eh, lè yẹ́yìn kí ní kan wà táwọn bá ti wí láàárọ̀ báyìí kò ní káwọn kí jọ uksimila a ah! ijó kí ní mo kò yé mi pé ah, ẹdú kò yé mi mọ́wọ́ kí ní tẹbá ti wí kọ́lá tẹ́fì rẹ̀ lébọ́tù tẹ́sẹ̀kọ̀ tẹbá kan ti wí láàárọ̀ báyìí hmm, hmm, hmm. ìrànjọ́ ti ṣe kí ni almuhim ni pé àwọn malahida láti pé mọ́ wọ́n Islam gbogbo àwọn thawabitu dìí usulu din gbogbo àwọn tó jẹ́ wọn gbòǹgbò wọ́n bèèrè sí ní máa fàtú ṣe bínú gbòǹgbò ẹ̀sìn ní ká believe ní pé ìyá ń bẹnu sàárè ọjọ́ ẹgbẹ́ ìkíni kí ní jẹ́ mara búkà ẹ̀ jẹ́ mùgídí sí àmàdà Tìjání wọ́n ti kún náà tàtù máa bí mara búkà ma wallahi ó bá rẹ̀ nínú sàárè ó wà nínú àwọn ashabul jahim nínú àwọn ashabul jahannam tó bá lè kú pẹ̀lú pé kò sí tán bí mara búkà kú ẹ̀yìn kọlọ bá Allah subhanahu wa ta'ala pàdé pẹ̀lú ẹ̀ so wọ́n gbàtà wú àwọn sàwábí tí ẹ̀sìn tán gbogbo àwọn imani tí ó ká ní gbogbo imani bá pé ànábì Isa ń bọ̀ wá dẹ̀jẹ́lì ń bọ̀ wá oníkálùkù pín mọ́ra wọn lọ́wọ́ in táwọn ombídẹ̀ àṣẹ̀rù wọ́n pín àwọn kan mú agbárin títí Isa àti dẹ̀jẹ́lì àti wọn kọ́kọ́ ba ogobẹ̀ oúnjẹ náà so that àwọn èèyàn ò ní múra ilẹ̀ dẹ̀jẹ́lì dẹ̀jẹ́lì ó dé báyìí pẹ̀lú gọ́fúlà ni ṣẹ̀bẹ́ dẹ̀jẹ́lì ó dé Nàìjíríà kò ní kó 99.9999% ọmọ Nàìjíríà ẹsẹ̀ nìkan nàìjíríà ti mítẹ̀lẹ̀ dàjálù fún mi táyẹ̀ ti ń parí hungry day hungry day dàjálù wà tó dàjálù dé pẹ̀lú oúnjẹ ni wọ́n ọmọ pé ti fòlọ̀rìn láwọn èèyàn dàjálù dé pẹ̀lú oúnjẹ ni a ti sọ fún wa ń bèèrè mẹ̀rọ ọlọ́run ti kọ̀kọ́ dé sí ìdáfí ń sọ ju pé kó lúwá pé lọ 3 years kí dàjálù tó dé ìyàn tó ní agbára ó pa àwọn èèyàn ọlọ́lọ́ mọ̀ táwọn yóò máa kí ń gbà náà dàjá ah president kí ní ká ní ó protest láwọn yóò máa sí lọ́wọ́ dàjá lòdì lẹ́nu protest wọ́n kò jẹ́ díntì ẹni àwọn yóò sí orí búláyé yìí wallahi tí àgbọ́yé ìsìn bá títẹ̀ wọnú àwùjọ a òfó ń dódí àwọn èèyàn yamal kìyàmù wọ́n ti fi yí sí òfò láwọn àfá àgbákò àtàwọn àfá àparọjà yìí àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn àkídà tó kó wà lára rìn gẹ́gẹ́ bí normal muslim tó kó máa bá wa rìn máa rìn kájọ máa rìn káàkiri tẹ́ni tí máa ṣẹlẹ̀ mú ti máa kídà tí mú ti fi di tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ mú ti máa aṣùn kan lẹ́sìn tí mú ti fi di kò sí kẹ̀kẹ́ àwọn yẹn kan wa kódà ìkẹ́nà àwọn afá ìgbìyànjẹ́ ó sọ pé ayé change ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣètọ́nù ní wa ọgbọ́n tí ó mọ̀ fi gan àwọn ẹ̀gẹ́ náà kọ́ ṣètọ́nù lọ́gbọ́n tí ó fi mú wọn àwọn èèyàn padà tún wọ́n smart ṣètọ́nù ibi tàtúnbadélé ní ibẹ̀ ṣètọ́nù ò tún mọ́ bó ṣe mú à ẹlẹ́ẹ̀tọ́ ṣe ní àtútù padà automatic ṣe ìtọ́ṣe tán gẹ́kàn lọ ń sùn gbáṣẹ́ tán gẹ́m kí ló fẹ́ ṣe lára àwọn ilé ìbọn torí ọ̀rọ̀ ọba kí ló fẹ́ ṣe lára àwọn ilé ìmọ̀ ó ti bá gbogbo tó wà lára yín wọ́n tún gbé gbé gbé ó tún dọ̀rọ̀ hijab hmm, kò sí tán hijab yìí sí ẹ̀ kò sí inú ẹ̀sìn ah, ah! ẹwú gbogbo òṣùlù ẹ̀sìn tán ẹtún ó kú pé kí la fẹ́ ṣe hijab àṣà lárúbáwá ni hijab táyà wà nínú Qur'an ya ayyuha ar-rasul qul li azwajik wa banatik dinina alayhinna min jalabibihinna jalabib jamu jilbab sọ fún ìyàwó ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ obìnrin àtàwọn obìnrin àwọn mùsùlùmí kan fi jìlbáàbù bóra wọn látòkèdélẹ̀ wọ́n ní kò sí tán pé bẹ́ẹ̀ ní Islam kí lókù a sọ wọ́n di ẹranko a sọ wọ́n di animal níṣẹ́ kí ló túnkù àwọn àyàwó ló tún wà nùkọ̀ gbogbo ẹ̀ ilé ẹ̀kọ́ sí tán pẹ̀ bẹ́ẹ̀ hadithi ló túnkù báyìí àti wó àwọn òṣùlù ẹ̀sẹ̀ tán ẹjá tún ma wó àwọn ahadith wọn gbogbo àwọn ahadith ká tún wó dànù bá sì bẹ̀rẹ̀ ní pé àtọ́ánú fi òrùwá ti ahadith àwọn tó jẹ́wọ̀n rijalu alhadith tán ṣe ìgbìyànjú láti kó àwọn wànẹ́bìjọ ẹka kọ́kọ́ lálà sí ilé ayé wọn meaning sẹ́ni tí ò gbọ́ lárúbá ní wọ́n ló wá kọ́ àdífì láti rí báyìí sí pé àdíkì kẹ́ tẹ́lẹ̀ correct tó bá yá ànílé kírùn máa because kò sí tafẹ́ gbára létàfi kírùn báyìí tí Bukhari ò bá ti lè gbádùn àwọn ní hadith kò sẹ́ tó gbádùn kí láfẹ́ fi kírùn báyìí kí láfi yọ zaka kí láfi ṣe hajj tó Islam bó bá ṣe rí ní bó bá ṣe rí ní kìí ṣe pé kíní kan láwọ̀rọ̀ ní ó lé tako because kí ló fẹ́ fi tako bí Christianity ṣe deeper life ilé sọ fún sẹ̀lẹ́ pé tí ń sí rẹ̀ yóò challenge ẹni pé ẹ́ pẹ́yà bólótí youtube náà sí bólótí ní bible àjọ lẹ́rì ni yàrá dákẹ́ keep quiet <laughs> i keep quiet ṣe wọ́n rí pé kí wọ́n dùmọ̀ sẹ̀lẹ̀ láàrin christian ilé christian gbàmgbàm ojoojúmọ́ náà kan tàtọ̀ wọ́rọ̀ ní israel kìníkan ilé òjòjò kózà lòun ilé kìníkan kìníkan ilé oníkàlùkù tó bá dé chọ́ọ̀chì sí ẹ̀sìlẹ̀ iná ìsẹ̀yí bọ̀ wọ́n lè takura wọn rízi ni pé oníkàlùkù òjò lẹ́rìn so ló jẹ́ pé kí ó rùdúdú máa ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ó ń tọ́ka ló gbé ẹ̀sìn yẹn sì wà láyé ni ó sì wà live pé alẹ́ tó ń ṣe yóò dá àwọn òní gbà fún àfi tó bá tó dá ẹ̀sìn yẹn sì wà live ẹ̀sìn tó bá ti action bẹ̀ mọ́ wọn ká lókàn máa ṣe tí ẹ afẹ́ntẹ́ ní ìṣẹ́ síwà ní ẹ̀sìn ẹ wo kọ́nà sáà máa ṣe tí ẹ then kí nìdí tọ́lọ̀ ti rán nẹ́bí wà tọ́lọ̀ bá fẹ́ ká máa ṣe ti wà ní àwọn kí nìlẹ́ tó bá nílá kí yóò mọ́ ọgbọ́n lóṣìkà kàdára sórílẹ̀ ayé ma ṣe bó ṣe wọ́ àmọ́lọ́run rán ànábì because ọlọ́run ní tó fẹ́ ká ṣe gangan ilé mo fẹ́ ilé ilẹ̀ gbọ́dọ̀ sí ànábì ọya jìbìrí lọ́mọ bá lọ́mọ sọ fún wọn pé ilé mo fẹ́ ànábì adé ayé èèyàn ẹ ma kí ilé ma o ẹ gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ in tí mo fẹ́ náà ní ẹ gbọ́dọ̀ dínkù ẹ gbọ́dọ̀ lékún so bó ní ìfẹ́ ọmọ ní pé kalamul makhluq kálíbà gbọ́lá ní ìsinmi àwọn ní ẹ̀tì náà kàlù Qur'an ní bóòlà ẹ̀sìn ka Qur'an ní ìsinmi ìgbà ó ní ọmọ average Muslim láti pọ̀ mọ́ ka Qur'an ní ìgbìta ìgbà tó bá fẹ́ sí sọ́ọ̀bù tuntun ni sílé àbúfẹ́ sí wàlímà ẹ́ àbúti ájìdé wọ́n fẹ́ sí so wọ́n wà yà wọ́n àpá àfáwà àfáàdẹ́kùn wọn ṣe so afẹ́kẹ́ bá wa sọ kùránì kalẹ̀ ní kùránì oní sọ kalẹ̀ lẹ́yìn gbàtà sọ kalẹ̀ fánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà dé wọ́n àyà wọ́n ti kúdá wọ́n ti yà lẹ́ran lọ́rọ̀ yìí yà yàsín fẹ́lẹ̀ ẹlẹ́ ìsáwákà ìsáwákà ìsáwó wọ́n ti fún gbogbo ẹ̀lókọ̀ èyẹ kíníkan yàsín kíníkan wọ́n ti gbogbo ẹ̀ló ti lókọ̀ tó ti fún àwọn sọ́wọ́rọ̀ kọ̀rán tàbátí àdá látàrúdú Eh, tàbáraka ah tàbá ń wówó tàbáraka láka tàbá ń wọ́ ọmọ kíníkà láka tàbí fún yín bẹ́ẹ̀ tàbí pín bẹ́ẹ̀ fún yín oníkálùkù wa bẹ̀rẹ̀ Kùránì náà kàyẹ̀ kalamullah ọ̀rọ̀ Allah tí yẹ ma ń ká tí yóò ma sun ẹkún àná àlè tó jìlógún tó kàn síbi kanú Kùránì tó sì ma ká omi ó sì ma bọ́ lójú rẹ̀ dákun sí pẹ̀lú àwọn olómi àrífí gbàtán ti gbé ọ̀rọ̀ èèyàn gbórí Qur'an àrífí tàà lè ṣe sọ́rọ̀ èèyàn gáwọn padà ń ṣe sọ́rọ̀ ọlọ́ọ̀bá so lè máa ka physics textbook bẹ́ tó sì physics bá ké physics tó ní ma fi gbogbo exam rẹ̀ lọ́lá àmọ́ Qur'an ó ti dín tó ti jẹ́ ó ti wà so useless to us Qur'an bẹ̀ láàrin wa gbogbo problem ta ní solution rẹ̀ ń bẹ́nu Qur'an àmọ́ àwọn àfáwọn ni wọ́n wọ̀ wá lọ síbi láti implement Qur'an kò sí kùránì ti yẹpẹrẹ oníkálùkán sí bó ṣe wùlù ẹlòmí tí ẹ̀ náà kí náà ń pè òun bí lífẹ́ kùrán ìwé àsírí ni ìwé iṣẹ́ ni àsírí ń bẹnu ha àsírí ń bẹnu wo áyà kan wọ́n alùkùránì tí bá kásọ ó sì dẹ́rẹ́ kò sí kàtà ń pẹ̀bẹ̀ ni kò sí áyà kanu kùrán tàbí kásí ni ogun ni ọkà ọ̀fọ̀ ní òkè ló fi wá dẹ̀rin kìí ṣe kòránì ló ti kànkà ẹ̀ntọ́ anábí ò kànkà sẹ́nìkà tó dẹ̀rin abadan abadan sallallahu alaihi wa alihi wasallam àwọn sọ̀hábò ò kàṣẹ́ nìkan kan sọ dẹ̀rin ìkòránì yóò bá sásíọ báyìí ah náà kìí kan àbí ah iṣẹ́ mahabba ah kìí kan nínú kòránì ah tí ma ṣe kìí yọ kódà kìí kan bẹ́ẹ̀ ibìkan wà bẹ́ẹ̀ tí ma hàn láti bí sí bá fọ́ wàhálà bá gbé mú báyìí à mo ti gbé o gbé nǹkan kan mi o kàn fira rẹ̀ sófò lásán ni almuhim ni wípé látara pa gbé Salatul Fatih bó Qur'an mọ́lẹ̀ Qur'an padà dìnkà tó yẹ pẹ̀rẹ lójú àwọn èèyàn tààzímù ló fún Qur'an ó kàn jẹ́ tààzímù ha Qur'an ni tíra musulmi o àmá o mọ́ Qur'an yìí ni ó dẹwà فكيف بمن جعل للمخلوق افضل مما للخالق ايان تو في تولون تو غيسه او تي ديكيفير او موت مو بو وله ني تو وا غبي سبحانه وتعالى الله اكبر يعني هذا اذا كانت الافضليه في الذات فاما اذا كانت الافضليه في النفع فان الادله النظريه والأثرية قاضية بأفضلية القرآن على جميع الأذكار وهو مذهب الأئمة من السلف والخلف إليه أن تباك بين كامي بوريت الله أي ذات ويكوي ذات صلاة الفاتحة ojú kùránì lọ ní 60 times amma níbi ọlá àwíkẹ́ kí ní ma ń sàǹfàní ẹ̀rí ti wà yí pé àwọn àfáàsì panupọ̀ lórí pé kò sí díkùrù kan tó lè sàǹfàní tó Qur'an wọ́n ni kọ́lá Sufyan al-Thawri wọ́n mọ́rọ̀ Sufyan bin Sa'id al-Thawri rahimahullah wọ́n ni ìkanú àwọn a'immatu salaf láàrín tó káwọn musulmi ma lè ní tó wá kó áfẹ́jì musulmi jọ kódà àwọn talabatul ilm ẹlùmí o láwọn wò pé eh, àwọn àfá àtàná ní o láwọn early generations of Islam bó náà ṣe tẹ̀lé àwọn ilé ìgbà súnnà mú tí èsì kékeré ní o súnnà ní ilé ayé ikú àtàyé tí wọ́n súnnà ní o anything táwọn bá ṣe súnnà ní o tó bá lè takú súnnà wà lẹ́ẹ̀dọ̀tánú kódà wọn ní bọ̀sọ̀ tán torí owó ó jẹmí lóòkù sí tó kẹ̀mí àmọ́ lágbàjá mú ẹ̀sìn ọlọ́ọ̀bá ní báyìí wallahi wọ́n ó jẹ́ yọ pé àwọn ò ní bá ọ sí máa ìwú àwọn àfá yìí láfá tó rí pé wọ́n fẹ́ kí oúnjẹ́ nìkan lára wọ́n lọ sí ojú rẹ̀ báyìí tání à o ń bí díà lélé yìí wọ́n sì work out kún bẹ̀ inú ilé kí oúnjẹ́ lè lára kò tó ń tí pé kẹsí kẹfìrí but ìwọ́ tó ìpégbà tó wà láyé ó dẹ̀ ìsìn ọlọ́wọ́ bá débi tó dé láti fi ni so almuhimu ni pé ṣídẹ́tù tamassuki ló mọ́ fáwọn kí ni ẹ̀ ṣẹ́rin tẹ́yẹ̀ bá ìtẹ́ bá bàbàrà òun lè mọ́ ń bínú torí ẹ̀ kí ní ẹ̀kọ́ ìdàta àmà ní a máa ń sàbòsí ẹ̀sìn ọlọ́ọ̀bá tàbáyí tí bá ń bínú torí ẹ̀sìn ọlọ́ọ̀bá tí bá ń sọ̀rọ̀ ní kíkankíkan wà láàfáàkẹ́ ti pọ̀jú nígbà tó bàbàrà ẹ̀sìn bóòni wà láàrin ó sì pọ̀ wallahi tó akí bí ẹwọ tàbá ń sọ ń pa àwọn tán bú àwọn ya tán bú àwọn sàhábà tán fà sàhábà sí ẹ̀yẹ tán fi tán lálà kí ni wà láàrin tí n bá búyà rẹ̀ bóòlù sí fi mọ́ fẹ̀fẹ̀ mẹ́rin jẹ́ ẹmọ́ra ẹ̀lọ́ kò ní dá fún yà rẹ̀ o mú sọ pé gbogbo àdúgbò yọ dáa tẹbá dé police station tẹbá ríntà lórí gbé ní mìlọ police station ó jẹ́ mílò ní èlò 20,000 naira yóò sì fọlọ́pàá gbé yóò sì sun ẹ̀wọ̀n ẹ́ 20,000 naira tó bá gbé lọ́jọ́ Friday yóò di Monday kó tó lè jáde kún bẹ̀rẹ̀ nítorí 20,000 naira ibi tó ka ọlára dé àmọ́ o lè take any action tó máa wá ń takò ẹ̀sìn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ ni ẹ̀ẹ̀ kẹ́lẹ̀ nìkan ti lámọ́lẹ̀ fún wípé ẹ̀sìn ń gẹ́ni dáwà láàlẹ̀ lórí ayé à ẹwùbù làyẹ́ sí ogun ní opposite event ìrọ̀lọ́gbà ẹ̀sìn ní tún dáwà láàlẹ̀ ẹgbàmí o àwọn tó bá dìbí ọ̀rọ̀ ayé táwọn yẹn bá jòkó àwọn ìyá tó bá jòkó nílé tó bá kẹsẹ̀ lẹ́tọ́ bá bẹ̀rẹ̀ jọ ah, ìyá rí sí hmm, hmm, hmm, ìyá kìníkan ìyá lásìsì ìyá kìníkan ìyá kìníkan kò ṣe kìníkan ó ṣe gba tó bá bẹ̀rẹ̀ ah ìtí fojú rẹ̀ rí agbábináwó rẹ̀ kódà pé wọ́ta kó fi lọ wá igbáwo àwọn nǹkan tó wà òmórùn táfíà àwọn yóò sì mọ̀ sí hajjúwà ara wọn tó lẹ́ ah tí ó kì tí ò ní dálò mi ló ń kí mọ́ kí mi nítorí àwọn òmórùn táfíà tó bá ti wá dúbí ọ̀rẹ́ sí wọ́n láyé ti pọ̀jù ẹ̀yìn àfá yìí ẹ̀sì wá gbé lórí yìí ní gbékíní lórí tí n bá gbẹ́sì lórí kúfù ní kí n gbé sórí àbí Ọ̀ṣun Òṣogbo kí n gbé lórí tí n bá lè gbé ẹ̀sìn tèmi lórí pé tó bá takọ̀ ẹ̀sìn tèmi yóò jù wá láwo látẹ́tọ̀ àmì fìdí má ṣe tọ́ àmì sí bí ẹ̀sìn àṣà ìrífí sí ọ tó bá ti rí ẹ̀sìn ọlọ́wọ́ bá fín ó ti sílẹ̀kùn kan sí àìrífín sí wọ̀náà eléyìí bó ṣe because tẹ́mìnà bá rí ààrẹ fín kò sí bó ṣe lè jù ọ̀rọ̀ tó báyìí bá bá dá sí ààrùn náà ẹwà lè jù lọ ṣe ẹ̀yìn náà ṣe lè rí ààrẹ fín taná àwọn búyà rẹ̀ tí ò ní change ẹ̀ ẹ̀hùn náà lẹ̀sìn náà ẹ̀sìn wá lágbára jù yóò lọ taná ma sọ̀sọ́kúsọ̀ ń so kí ni àwọn kèfèrí náà ń tọ́jú ẹ̀sìn lára láti mọ́ action mọ́ tẹ́mà ti àwọn fẹ́ takọ̀ ẹ̀sìn tí tó bá ti lè ọmọ musulmi wà nìkan kírísẹ̀ ló sì mọ̀ sọ́kúsọ pẹ̀sì islam ah o ní sọ mẹ́ wallahi o ní tún sọ mo wà ní orí mi lórí ìjòkó náà o tún wá ń sọ sọ́kúsọ pé ah kí ní kan àbá ẹlùmẹ́ta náà afá àbíbò deactivate ilé ayé rẹ̀ ayé rẹ̀ ti bàjẹ́ tẹ yẹnyẹn ni tó bá ti lé ń sọ́kọ̀ pẹ̀sì ọlọ́ọ̀bá níbi tó wà ó sì bínú àti ah, ẹ ti bàjẹ́ ni o iṣẹ́ táwọn àfádà ìsẹ̀ náà ni ẹwọ iye ńlá wà ní tí lọ ń bá kínàmì tí ń ṣe rédèdè ní kẹlú àwọn pẹ̀lú pẹ̀lú emíṣẹ́ ọ̀gá kírísẹ̀nì yá ẹni àti àwọn olóòsà ni àwọn olóòsà gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn olóòsà tán ọwọ́ ìpé máa ń gbókun ti ẹ̀sìn Islam gbogbo ní ayẹ àfá ńlá wà ní inú àfá tí wọ́n ti jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kèfèrí láti deactivate yìí ni láti di láti di di islamu yín <laughs> kan kan kan yọ gbogbo tí ń jẹ́ islamu kò lára yín so that tó bá ń bú islamu gan kò ní dùn yín dàjálóde yóò pàkì gbogbo yín lẹ̀ ní ẹwọ̀n kan báyìí ẹ kìní kan báṣe yí mi wọ́n dìmọ́ mi gbàgì mínà dìmọ́ wọn ń dìmọ́ yóò lóòsà ẹwà fà pẹ̀lú láwà ní nàìjíríà Allahu akbar Allahu akbar ojú òsì tí ẹ mọ̀ ẹ̀wọ̀n kìní kan tó kójú téèyàn bá ṣe gan èèyàn gbọ́dọ̀ a tún gbé sórí fídíò fúnra wa ha ti wà ní wallahi zamanul ajaib táìmù tó ṣe pé téèyàn bá èyàn tó bá jẹ́ nire tó bá ti ẹ̀sẹ̀ kò sí yes malak èyàn kìí ṣe malak kí ní káàkiri téèyàn bá sí èyàn jẹ́ ojú méjì gbọdọ̀ bá rí mi tó jú méjì bá lè bá rí kó ládùgbò yìí àwọn èyàn ó mọ̀ deactivate àwọn èyàn so táyẹ̀ bá rábúrú ẹ̀wọ̀n ní iṣẹ́ deactivation yẹn bó tó máa mọ̀ pẹ́lú tó pé takibia Saudi ní gbogbo sí wà ó mọ̀ kún òun lè wọ Saudi máa wọ́n ó ti mọ̀ pé òun ò lè wọ́nú Saudi máa kí ni ìdí <laughs> tí gọ́ọ̀mẹ́ntì bá ti àga fún ga àkọ́ gọ́ọ̀mẹ́ntì padà gọ́ọ̀mẹ́ntì tẹ̀ take step against tí wọ́n bá ti wá take àdúgbò tí ń gbé òun yóò dà gẹ́gẹ́ bí àjòjì ń bẹ̀ ní kò sẹ́nìbọ̀dì tó dàn sálámà rẹ̀ yóò mọ̀ gbé ilé ilé ilé ìwà oh, ọ̀nà báyọ̀ ló sàárẹ́ tẹ́tẹ́ máa sí bóyí sí yẹ ọlọ́run ma dúgbù millions of muslims tó tún ti deactivate jẹ́ báyìí kẹ àfáàṣà ti sọ fún yín wàhálà yín máa ń pọ̀ sì bá wọn àfáànù ẹwò wọn àti ọlọ́sùn ẹwò wọn wàhálà yín sì wá pọ̀ kankan ti yín àwà wítà ìwé ẹmọ ní pé súnnà ẹ̀sùn àmà sí wọ́n gíní ẹ̀dàgbà fi kí nílẹ̀ ní ayé ti change akájọ wà ní ká má ma bára wájà ẹ̀yìn eh? kò mean ṣe bọ́ mọ́ yóò bá ń jẹ́ gbogbo wá àà kò mean náà so tí wọ́n bá jẹ́ Christian tí mi jẹ́ Muslim tí wọ́n jẹ́ kíní kò mean ẹwà àgbákò ṣe àwọn ẹlẹ́bọ̀ ẹ̀sán bá yín ṣẹ̀sìn tí irọ́ ni ní ìsinmi ẹwà wọn ọmọ kínáàkì ọmọ olùsí tí tálọ ìtẹ́pẹ̀ ní ọ̀tá ọlọ́yìn afọ ọmọ ọ̀tá ọlọ́yìn ní ìsinmi wọn láwọn tí wọ́n ti ní Mẹ́kà àtàwọn ní Ọ̀ṣun ó wá ṣe fídíò wọ́n ń lálàsí àwọn ìfẹ́ gbógun tí wọ́n ní pé ẹ̀yìn ẹ̀ ọwá ń kó 8 million o ń kó lọ sí àjò lọ ń wéṣtì ẹ̀ fún ìjọba Saudi o mọ̀ Buhari o ní àánà ti ní Mẹ́kà ti wá Mẹ́kà ó sì Muhammadu tẹ́mẹ́rin tí gbogbo ń tẹ̀lé káàkiri rẹ sáwọn kèfèrí rẹ̀yìn bí pẹ́sì kalájọ́ ń sí ẹ̀yìn tó rí yíò pé ẹ̀yìn ráwọn kèfèrí don't fight religious tolerance don't no no no no no no no mọ́ anybody mọ́ takò ẹ̀sì anybody sáwọn rí bẹ́ àwọn rí bẹ́ àwọn rí bí pé ẹ má wọ́rí àwọn fẹ́ bá yín wọ́n rí pa àwọn fẹ́ bá yín àà ẹ̀sìn kẹlájá tí kírísítẹ́nì bá ń sọ fọ́gbẹ́sì kẹlájá ní kàn sọ lórí ahán ni ó ní kọwá kírùn mọ́sálásí ó tán bá lè spọ́tì pọ́wá kírùn mọ́sálásí wàhálà tí ó fèé sínú chọ́ọ̀chì mi ń ṣe kékeré àmáwọn èèyàn fẹ́ lè ní báyìí káwọn ìyá tí wá mọ́ lọ sí chọ́ọ̀chì káwàwá dákẹ́ kàmọ́ sọ́rọ̀ wàhálà fáwọn ti pọ̀jù kẹ́ni kí ló wá kí ni ṣe mọ́ lọ gbómi bẹ̀ ni kò sómi kò sí kàngáwájú lé wọn omi òfò mi àdánù olè lọ́gbà káàkiri sọ́sì wà láàrin oṣù wá láti lè deactivate àwọn ò lè deactivate ní súnnà so gáà tẹ́ ti deactivate àwọn ẹ̀rẹ̀ lè deactivate àwọn yíò fẹ́sìn tẹ́lẹ̀ ayé náwá àtàpàdà ń sọ fún yín pé iná ayìnkan ìgbà tàpàdà tí wọ́n náà mọ̀ pé lánàá táwọn náà ń takò tí ó dá tó di pé lè ní àwọn gẹ́jọ ń ṣe tí ó dá yìí gẹni tánjọ ń ṣe ni wọ́n wá ọlọ́run sọ fánà kùránì pé man kana yuridu al-hayata duniya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun àwọn tó bá ń wá ayé ọlọ́run ti sọ àwọn tó ń fi ayé wá ẹ̀sìn ẹ̀ tó ń fi ẹ̀sìn wá ayé ṣebẹ́ ẹ̀ ń wáyé ní àbí ọlọ́run ni tó bá lẹ́tọ̀ sí láyé bá in tó ẹkẹ́ ní láyé wa batilun ma kanu yaf'alu ọlọ́run láwọn tó ṣe pé àwọn ẹni táwọn sọ yóò iná dúdì wọn ní yamal kìyàmá so àwọn ajíṣẹ́ bí onísúnnà tí wọ́n fi wá ń sí ẹ̀rí lé ní pé wàhálà yìí ti pọ̀jù sì bá àwọn àgbàfà súnnà àwọn àgbàfà súnnà àwọn tani so mùsùlùmí kí ní ìgbọ́dọ̀ wà lára pé no ẹ̀sìn òun ni ayé mi òun ni alkiyama mi

agbọ́ ìtàmọ́ gbọ́lọ́dọ̀ lẹ́nu àfáà ni pé ìmọ̀ ka kùránù ó tún lọ́lájú àwọn díkìrì lókù lọ àwọn díkìrì tó túwà ní ṣẹ̀ríà ní kùránì kíkà tún lọ́lájú wọn lọ nàkọ́lá hul kùrùtùbí yóò fi léyìí tó ṣe pé àwọn àfà tọrọ tẹnu wọn tọrọ orí ẹ̀ náwà anna qira'at al-Qur'an afdalu min at-tasbih kama ka Qur'an ó lọ́lá jù kama sọ la ilaha illallah lọ ẹ ma wọn kawo wa tahlil kama ṣe subhanallah lọ wa tahlil àti la ilaha illallah wa ghayrihima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ min al àwọn èyí tí wá pọ̀ tó ti bóra wọn tó gún tí kékeré lórí bẹ́ẹ̀ في الباب الثامن من كتاب التبيان من بين ترى التبيان للإمام النووي رحمه الله تعالى so gbogbo ankin ló jẹ́ pé ìmọ̀ èyàn tí ma bá ń bẹ lára rẹ̀ kò ní lè kò ní gbàtàn jẹ́ pẹ̀lú pẹ́ẹ̀ṣọ́ láti fàtíkà nígbàtọ̀ pé alíkẹ́ ẹ̀mọ́ ka Qur'an ó lọ́lá jù kí ẹ̀mọ́ sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah lọ subhanallah subhanallah subhanallah because nínú Qur'an ó rí tahlilu mbẹ̀ náà nínú Qur'an ó rí tasbihu mbẹ̀ náà ó rí gbogbo nǹkan tẹ̀mjíjù gbogbo nǹkan tí ń jẹ́ azkaru ló marinu Qur'an la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin níbi aya kan lásán àrí tààlìlù mẹ́ àrí tẹ̀sìbíhù mẹ́ alhamdulillahi rabbil alamin ẹ jẹ́ ká ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala kámọ̀ jẹ́ kámọ̀ sànádì kọ gba ẹ̀sìn lọ́wọ́ wáwó so tó bá lè kú lè nìkan tó gbé wọnú sàárè ẹ̀sìn ní o tán bá ti bọ́ gbá kalẹ̀ láyé tán ti àrẹ́sì rẹ̀ kalẹ̀ fún ọláyé ó wọnú sàárè ló fífo yẹn wọnú sàárè ń kéfèé nínú àbí alákòóso